upon whose bodies the fire had no power. Lórí àgọ́ ara àwọn ẹni tí agbára náà ní ipá. Fire has no power. Tí àwọn iná náà kò ní ipá. Upon whose body? Lára àgọ́ ara the fire had no power àwọn ẹni tí ìnáná kò gbé agbára. In Daniel chapter three. Ní ilé ìwé Daniel orí ìkẹta. Verse twenty-seven. Ẹsẹ̀ kẹtàdínní ọkàn. Daniel three twenty-seven. Ìwé Daniel orí ìkẹta. A book. Ẹsẹ̀ kẹtàdínní ọkàn. And a chapter. Ìwé àti origin that many believers don't think deeply about. Tí àpọ̀ àwọn onígbàgbọ́ kan kí ronú jinlẹ̀ nípa rẹ̀. Daniel chapter three. Ìwé Daniel orí ìkẹta. Verse twenty-seven. Ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. Listen carefully beloved. Ẹsẹ̀ tí tẹ̀lé fẹ́. The background. Ìpìlẹ̀. Is that Nebuchadnezzar ọ̀rọ̀ náà ni pé Nebuchadnezzar. the king of Babylon. ti ṣe ọba Bábílónì. had built a kingdom called the kingdom of Babylon. ó ti kọ́ ìjọba kan tí a ń pè ní ìjọba ti Bábílónì. of all the kingdoms that have ever been on this earth. Nínú gbogbo àwọn ìjọba tó ti wà lórí ilẹ̀ ayé yìí. There is not a kingdom with the grandeur and glory of Babylon. Kò sí ìjọba náà tó ní ọlá ńlá tàbí ògo ìsìn Babylon. There is not a kingdom that is as wise as that kingdom of Babylon. Kò sí ìjọba náà tó pọ́n sí ìjọba ti Bábílónì At that time that kingdom of Babylon controlled the whole world. Nígbà yìí ìjọba Bábílónì ló máa ń ṣe àkóso gbogbo ayé. It will take me one hour. Ó lè gbà mí ní wákàtí kan. To begin to describe to you the glory, the power, the beauty and the splendor of that ancient Babylon. Láti ṣe àlàyé ògo ọlá ẹwà ti ìjọba ti Babylon láíláí yìí. One day this king set up an idol. Lọ́jọ́ kan ọba yìí ó jẹ́ èrè kan. And commanded everyone to bow down and worship. Ó sì sọ di àtúntò ìgbèyàn kó tẹríba fún People were bowing down to worship. Àwọn èèyàn ń tẹríba wọ́n sì ń ṣọ́ọ̀kì. But they noticed the absence of the three Hebrew children. Ṣùgbọ́n wọ́n rí àwọn ọmọ Hétérù mẹ́ta kan kù sí ní àárín àwọn tó ń bá forí balẹ̀ yìí. Mesa. Shadrach, Meshach, and Abednego. Àti Abednego. They did not show up. Wọn So people reported them to the king. Nípa bá àwọn èèyàn bá mọ̀ràn wọn lọ fi sin wọn. And the Hebrew, Hebrew Hebrew children, they are insulting the king. They, they are disobeying your order. Àwọn ọmọ Hétérù yìí wọ́n rí ọba sí wọ́n ṣe àìgbọràn sí àṣẹ ọba. And the king said, "Go bring them." Ọba yẹn lọ kó wọn wá. And they brought them. Wọ́n fi wọn wá síwájú ọba. They brought them. Wọ́n mú wọn wá. The king expected them to be shaken. Ìrètí ọba ni pé wọ́n máa gbọ̀n níwájú òun. And trembling. Wọ́n sì máa wárìrì níwájú òun. So he looked at them. Ìpàdé ó bá wò wọ́n. Are you Shadrach, Meshach, Abednego of the Hebrew? Ṣé ilẹ̀ ń jẹ́ Shadrach, Meshach àti Abednego pẹ̀lú the true that you have refused to bow down to the idol that I put down. Ṣé o tán lẹ kọ̀ láti forí balẹ̀ fún òrìṣà tí mo gbé kalẹ̀? So I give you one more time. When you hear the sound of the trumpet. Ẹ bá gbọ́ ìró Of the dulcimer. Ti Of the flute. Of the organ. Of the psalter. Àbí ti and all music. Àti gbogbo oríṣiríṣi ohun èlò. Fall and worship this idol. Ẹ forí balẹ̀ ẹ If not. I will throw you into the fiery furnace. and who is that God? àwa ni ọlọ́run náà. that will deliver you out of my hand. tí ó gbà ń and the man says him. okay. wọ́n we are not careful to answer you in this matter. àwa kò bìkítà láti pèsè sí ọ̀rọ̀ We are always very careful to address you because you're a king. Lọ́pọ̀ ìpàdà máa ń fara bà láti dá Ọlọ́run nítorí pé ọba ni yìí. The king of Babylon for that matter. Ọba Babylon dábàá wò fínífíní. Ṣùgbọ́n today. Ó ní ṣùgbọ́n lónìí. We are not careful at all. Àwọn òbí títà. Okay ó we are not going to bow down to your idol. a ò ní fún èrè rẹ. we only bow down to the king of kings and the lord of lords. ọba àwọn ọba àti olúwa àwọn olúwa nìkan ṣoṣo ni a máa forí balẹ̀ fún. only bow down to the lion of Judah. lọ́dún kan. kìnìún ẹ̀yà Júdà nìkan ni àwa máa ń forí balẹ̀ fún. but you know tó bá wá wù ọ́ throw us into the fire kan. o lè sọ wá sí ní iná ìlérò. God whom we serve. pé ọlọ́run tí àwa ń sìn. able to deliver us to the fire kan. ó ṣeé ṣe fún láti gbà á kò lọ́wọ́ iná ìlérò. up your more hand okay. àkókò lọ́wọ́ rẹ ọba. they now went to the level where the current day Christians are failing flashy. wọ́n wá lọ sí ìpele tó jẹ́ pé àwọn kìrìsìtẹ́nì òde yìí máa ń sì. ìrẹ̀lẹ̀. sebastian wọ́n lè wọ ọba. if that God refuses to deliver us today. Tí ọba tá ọlọ́run tá à sọ nípa rẹ̀ bá kọ̀ tí ò bá gbà wá lórí. We still will not bow down. Síbẹ̀ àwọn òní forí balẹ̀. That is what you call crazy faith. Èlé là ń pè ní ìgbàgbọ́ bíi ti àti violent faith. Ìgbàgbọ́ tó ní ìkanra nínú. Degree was angry. Inú bá bí ọba. Ṣé increase that fire? Ṣé ẹgbẹ́ ti iná náà kó pọ̀ sí seven times more? Ní ìlọ́po méje. And then through them. found the three people. ó rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. they were thrown in. instead of them to be on the floor. And their bodies are rotten and they are crying for pain. They found them prowling about in the fire. Wọ́n rí pé wọ́n rìn káàkiri ní inú ìlú. Then they found that there is a fourth man. Ó wá rí pé ẹnì kẹrin wà. There was a fourth man in that fire with him. Ẹnì kẹrin wà ní inú iná náà. And they were moving about. Wọ́n sì rìn káàkiri. And the king was amazed. Ó sì yà ọba lẹ́nu. That is the background of the story. Eléyìí ni ohun Now verse twenty seven. Daniel chapter three verse twenty seven. And the princes. Nígbà náà. Governor. Ni And captain. And the king's councillor. Being gathered together. Tí this man. Upon whose body. The fire has no power. Upon whose body the fire had no power. Nor was an air of their head singed. Neither were their coats changed. Even the anointing protected their clothes. Neither of the smell of fire passed. Oòrùn iná kò tilẹ̀ kọjá lára wọn. Upon whose bodies. Lára àgọ́ ara. The fire had no power. Àwọn ẹni tí iná náà kò lé agbára. Listen, beloved. Ẹ̀tẹ́ jẹ́ olùsọ. Fire burns. Iná a máa Fire cook. Iná a máa ṣe nǹkan. Fire destroy. Iná ń pa nǹkan run. Fire can wreck Iná ó lè dá wàhálà Fire can be a very good friend, but it's also a terrible enemy. Iná lè jẹ́ ọ̀rẹ́ tó dára ṣùgbọ́n síbẹ̀ ọ̀tá tó peléke ní. But for the first time in scripture. Ṣùgbọ́n fún ìgbà àkọ́kọ́ ní inú ìwé mímọ́. To these men. Sí àwọn ọkùnrin wọ̀nyí. The fire lost its power. Iná ó pàdánù agbára rẹ̀. So as far as these men were concerned. Òyìnbó bọ́dí ṣe wà nípa ti àwọn arákùnrin wọ̀nyí. The fire was dead. Iná ó ti di òkú. The fire didn't die when it was killing them who threw them inside. Iná òkú nígbà tí ó ń pa àwọn tó The fire still had the power that the fire is supposed to have. Nígbà náà iná náà sì ní agbára tó yẹ kí iná ní. The fire still had the power it's supposed to have. No, no, only as far as yẹ kí ó But for to this man. Ṣùgbọ́n nípa ti àwọn arákùnrin yìí. That fire iná yìí had no power. Kò lé agbára. It did not affect them. Although it is still potent, it is still hot, it will burn others to ashes. It oh. will, it will wreak havoc in people's lives. Ah, But to this guy, it was air conditioner. Oh, it destroyed those who threw them in. That fire destroyed Destroy their enemy. Òun ló pa àwọn ọ̀tá wọn. But the fire. Wọ́n iná náà did not touch them. I'm going to pray a powerful prayer now. Let your amen be powerful terrible. I decree by the decree of heaven. Mo That which is meant by the enemy to destroy you. Bẹ́ẹ̀ That destroy your enemies in the name of Jesus. Orí pa àwọn don't know whether you understand mi the implication of what we just read. the bible says behold. bíbélì sọ pé kíyè. I give unto you power. to strike upon serpents and scorpions. and over. every power. of the enemy over every power, whatever is the power. Lórí gbogbo agbára agbára kan. Whether it's witches, whether it's wizards, whether it's magic, It's every every power of the enemy. Ó ní gbogbo He didn't say they don't have power. They have. That is the sound of scripture. Ohun tí ìwé mímọ́ sọ nípa rẹ̀ lélẹ́yìí. So what I'm trying to let you understand. Èyí ló ń ló ń fún yàn láti kó yẹ. No matter how terrible, wicked, potent the power of the enemy is. Ṣé kò ní ṣe bí agbára ọ̀tá tàbí ìka agbára ọ̀tá? We are receptive that it is potent. Agba. We accept that it's fast. Agba. We accept that it's dangerous. Agba. We accept that it can kill. Agba. But when it comes to you, to you, it should be inactive. That is the stand of Scripture. The lion àwọn kìnìún. That is fine to us now. Èyí wọ́n kọ nípa ẹ̀ wa ní like to eat flesh and drink blood. That is the power they have. And they use it. But one day they threw somebody inside that bed of lions. Ìgbọ́n lọ́jọ́ kan And the lion. Àwọn first who was concerned. They lost their power. Wọ́n pàdánù agbára wọn. They could not operate on it. Kò ṣeé ṣe fún wọn láti ṣe iṣẹ́ wọn bí ìṣe wọn lára. We don't preach the mountain of fire that Jeremy has no power. Àwọn kì í sọ lórí òkè náà ṣiṣẹ́ ìyanu pé ọ̀tá ò lé agbára. We tell you they have their power. Àwọn sọ fún ọ pé wọ́n lé agbára fún wọn. But there is a greater. Àwọn agbára kan wà tó ju If the enemy has no power. Nobody bá yẹ pé ọ̀tá The magician of Pharaoh. Àwọn aládùpá ìdá sáà. Where with which power did they turn their own sticks to happen? I thought Agbára wo ni wọ́n lò láti fi sọ ọ̀pá àti want to ejò? Oh the house. Wọ́n lé agbára láìsí àwọn own power. Oh Ọ̀nà ní agbára. But there is a greater power. Agbára kan wà tó I say it again one more time. What is meant to destroy you? Pé ohun tí That destroy your enemies in the name of Jesus. Dario Lukacis. There is divination power. Agbára àfọ̀ṣẹ́wà the divine against the person. Wọ́n á pinnu láti ṣe Call the name of the person. Wọ́n á pe And divine against the person. Wọ́n á fi lo àpọ̀tẹ́ sórí And it didn't happen. Wọ́n náà á fi e Suffering. Ṣé tí o tó has power? Òun náà lé agbára. They capture the person's destiny. Wọ́n bá mú àyànmọ́ ẹ̀ arákùnrin náà into suffering fi ilé ìṣe yosó and deal with the person. wọ́n á sì fojú irúfẹ́ ìlú bẹ́ẹ̀ fún mi. magic ìdán àṣà òun náà lé agbára tirẹ̀. let's not deceive ourselves. ẹ má jẹ́ ká tan ara wa jẹ. Any preacher who is telling you something else. Oníwàásù yòówù tó bá ń sọ nǹkan ní ìṣesí ìgbọ́ rẹ̀. It's just an agenda to kill many people very quickly. Pinnu láti yára pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni. An agenda to stop believers from firing their potent arrows to the enemy. Pinnu pé kí àwọn ọ̀tá kọ́ tán ọ̀fà tó lágbára wọn. Might is that Ó ní agbára. The pastor. Ó ní And they can use it against a person. What lè lò ó lòdì sí ẹ̀sìn kan. And the person will not know what is doing again. Irú ènìyàn bẹ́ẹ̀ kò wáyé mọ ohun tó ń You have found various testimonies there. Uh, Ọ̀pọ̀ ẹ̀rí láti gbọ́ títí for me Of those who were magically kidnapped. Nípa àwọn tí wọ́n mú tí wọ́n jí A pẹ̀lú They just didn't know where they were. Wọ́n mọ ibi tí wọ́n Until they arrived in the kidnappers home. Wọ́n bá dé ibi tí àjọ àwọn ajínigbé wà. Enchantment ata. Ifáyà òun náà ní agbára. The confusion thirty to eleven. Wọ́n á kóró dùn tó Doesn't know what is doing again. Irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ kò lè mọ ohun tó ń ṣe mọ́. Cassius ata. Ègún àwọn náà ní agbára. They are successful. Wọ́n á máa ní pátá nípa ìrọ́pọ̀ pípọ̀ are laboring under time kàtì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń tiraka lábẹ́ àwọn ègún àjèjì First, àtàfi pè òun náà ní agbára. Second degree is a power. Wọ́n fi irúfẹ́ ìlúfẹ́ èèyàn bẹ́ẹ̀ sí àhámọ́ agbára rẹ̀ nù. Jíǹsì àtà kéèyàn kó inú rẹ̀ kó pọ̀ kó má mú kínú rẹ̀ kó yẹ kó yẹ. The person is just making the same mistake, the same mistake, the same mistake, the same mistake, the same mistake. Àṣìṣe kan náà yóò máa ṣe. You do this, they punish you for it. Bó bá ṣe lè wọ́n fi ìyà You go back and do the same thing, they punish you for it. A tún padà láti ṣe nǹkan kan náà. Do the same thing, they punish you for it. A tún padà láti ṣe nǹkan kan náà. It's a jinx. Èpè ní káfà náà ní agbára. Incantation ọ̀fọ̀. Yàtà òun náà ní agbára tiẹ̀. Incantation ọ̀fọ̀ tó ń ti ẹnu ìlú. They are just words. Wọ́n ṣe polówó ọ̀rọ̀. Activate and provoke demons. Láti ru àwọn ẹ̀mí òkùnkùn sókè sí ojú ìṣe wọn. To activate and provoke demons. Láti ru àwọn ẹ̀mí òkùnkùn sókè. Tuntun pa. Láti máa fi agbára wọn hàn. Hypnotism. Nígbà tó wá sí kó yìí èèyàn kó ra àgbà òun náà You can see them using some people including believers. Ẹ ọ́ rí pé wọ́n lò sí àárọ̀ are ìlànà àtàwọn onígbàgbọ́ pàápàá poison magic, àgbà only about agbára sílẹ̀. If you eat an egg, ṣe bá jẹ ẹyin with the fence pẹ̀lú a e, rẹ̀. Your mouth will make noise. And Ara ẹni á So if you drink poison, you are supposed to kill it. Sọ̀rọ̀ ìfẹ́ bá wà mú májèlé tó yẹ kó pa ní. Power to kill. Òun náà ní agbára tó pa ní. Kill. That's the power that you have. Pa ènìyàn agbára tó níbi eléyìí. What we're trying to tell you. Òun náà ń gbìyànjú láti sọ sí etí ìgbọ́n níbi eléyìí. Stand of scripture is faithful. Ṣé ohun tí ìwé mímọ́ sọ òye nìyí ṣe? If you refuse to get to that level, it's not the fault of scripture. Ṣé ẹ bá kọ̀ láti dé ìpele yìí kì í ṣe ẹ̀bi ìwé mímọ́? 1966. Ní ọdún 1966, I was in Akure. Ìlú Àkúrẹ́ ni mo wà. It's a small boy. Gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdékùnrin. Every morning we hold morning prayer meeting. Ní gbogbo òwúrọ̀ ni a máa ń ṣe ìpàdé àdúrà òwúrọ̀. From five to six a.m. Láti aago márùn-ún títí di aago mẹ́sàn òwúrọ̀. We had a brother Zechariah in our church. A ní arákùnrin kan tí a ń pè ní arákùnrin Zechariah. Hmm, Zechariah Love to do morning class. Sàkàrà ẹ̀ máa ń fẹ́ láti kéde rẹ̀ ní kùtùkùtù wúrọ̀. It belong to the same evangelical team that my father belong to that time. Nínú ẹgbẹ́ ají ìrẹ́ kan náà bàbá mi wà nígbà náà òun náà wà. But he was. He has a loud voice and he just Monica. Ó ní òun sókè. Àtùmájí ìrèlè ní kùtùkùtù wúrọ̀. You wake up at four a.m. Ají ní aago mẹ́rin òwúrọ̀. There is no transport. You, you work the church. Kò sí ọkọ̀ tí ó wọ̀. Àárín dé ilé ìjọsìn yìí. He will do morning cry from the house of the church. Ó bá kéde rẹ̀ láti ilé rẹ̀ sí dé ilé ìjọsìn. Ẹ̀rọ ló pè wá. The kingdom of God is at hand. Nítorí pé ìjọba Ọlọ́run kù sílẹ̀. will preach until he gets to church. Àwọn àfúrò Ọlọ́run tí wọ́n máa fi dé ilé Ọlọ́run. Wọ́n mú we did not see Zechariah in church. Lóòrò ọjọ́ kan a ò This Zechariah didn't ní ilé Very unusual. We did not know. I òsì one more That that particular morning. Èyí òwúrọ̀ tá à ń sọ nípa In the route We used to pass the church. Me ọ̀nà my máa man, gbà láti lọ sí the Lord. The association of the ritualists, native doctors, idol worshippers, they were having their conference. Ẹgbẹ́ àwọn aláwo, àwọn adáhunṣe, wọ́n ní ìpàdé. And the he was not supposed to pass through that place that day. kò wá yẹ kí ó gbà àárín wọn kọjá ní ọjọ́ tá à ń sọ yìí. he didn't know that they had their meetings there. kò mọ̀ pé wọ́n ní ìpàdé níbẹ̀. it was their annual convention. ó jẹ́ ìpàdé ìkórajọpọ̀. I'm praying for somebody here. mo gbàdúrà fún ẹnìkan níbẹ̀. every conference and convention of the enemy for your sake. ó gbogbo àpérò àti ìpéjọpọ̀ tọ́pọ̀ nítorí rẹ̀. kàtà by fire in the name of Jesus. let the enemy roar like thunder. ọ̀jẹ̀ kí àmì kó ró bí àrá. So they confronted him. So you are, why are you talking about Jesus Christ? You, you know what we're doing, why are you passing through this way? And he gently answered, sorry, I didn't know <laughs> you are having a conference here. So we're going to teach you a lesson. They started incantations against Brother Zechariah lòdì sí arákùnrin Sakaraya. From the tone of the incantation. Nípa ohun tó fi pọ̀pọ̀ yìí. The incantation was meant to make him mad to remove his clothes and get paralyzed and die on the spot. Ọkọ̀ tí wọ́n fa ẹni pé kó ya wèrè, kó ṣe kó pọ́nra rẹ̀ sí òkò, kó sì ya rọ. Immediately they started incantation. Ní kéde tó bẹ̀rẹ̀ sí pọ̀pọ̀ wọn yìí. But does the crier remember David and Goliath? Arákùnrin Sakaraya ó bá lọ sí ìtọ́ Dásìkì ìran Goliath. When Goliath was talking, David did not keep quiet. Nígbà tí Goliath bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, Dásìkì ò Let me sit and let her talk. Zechariah did not know what to even say that time. He began to speak in tongues. Uh, As the Egypt of consistent, he spoke in tongues. As the Christian he spoke in tongues. In consistent, spoke in tongues. They found that every command they gave to him failed. The found that what they were doing had no effect on him. His brain was still normal. These were powers they were using on others and they will rubbish them in seconds. They went and called the head of everything. Who is feared? would not, doesn't normally come out. Kì í sábà jáde. They brought him out from the shrine. Ọmọ jáde láti fi ojúbọ wọn. He too started in conversation. Òun náà bá bẹ̀rẹ̀ sí pọ̀pọ̀. Brother Zechariah started speaking in tongues. Arákùnrin Zechariah òun náà bá bẹ̀rẹ̀ sí sí èdè fún. It didn't work ṣiṣẹ́. They went inside the tribe. Wọ́n wọ inú àjọ wọn lọ. Brought in a ox whip that has been soaked in charm. Wọ́n tún gbé kòbókò jáde èyí tí wọ́n ti rẹ sínú òògùn. They used it to whip for Azekariah. Wọ́n lò ó láti fi na Sakariah. He said, Lord, he didn't even feel any, he didn't even feel anything. Wọ́n sọ fún wa, ó ní òun ò tiẹ̀ mọ̀ kán I Reverend somebody was just uh, playing with him. Ó kọ̀dà yẹn kí ọ̀kan kan bá àwọn ṣeré ni. You were very frustrated. Nípa báyìí, ìṣe àpò bá fún So they now physically now abandoned. him. báyìí, wọ́n bá fi fi bọ̀ that all the spiritual weapons failed. Nípa báyìí, gbogbo ohun èlò ti ẹ̀mí They physically attacked Brother Zechariah. Nípa báyìí, nípa akẹ́rọ ọba gbógun ti Zechariah. Tied his hands and legs and put him in the ground. Wọ́n fún lọ́wọ́, wọ́n fún A member of the church who was coming for service saw what they did ọmọ ìjọ tó ń lọ náà wá rí nǹkan tí wọ́n ṣe sí i. and ran to church to tell us. ó bá sáwá sí ilé ìjọ náà láti ṣe ọkọ fún wa. has been arrested. wọ́n ti mú sakaraya. by the power of darkness. látọwọ́ àwọn agbára òkùnkùn. unlike our current day agric agric christianity. yàtọ̀ sí àwọn ìsẹ́yìn òsì òní. agric everybody got angry. ó pe èèyàn bá bínú. The whole service closed without anybody sharing good. Ọba parí Israẹli pẹ́ẹ́nipẹ́ẹ́ni sórí ọ̀fẹ́. And everybody began to march towards where these people were. Gbogbo èèyàn bá bẹ̀rẹ̀ sí yan lọ sí ibi tí àwọn ènìyàn wọ̀nyí wà. Singing. Wọ́n kọrin. Clapping. Wọ́n pàtẹ́wọ́. I want to try and give you an idea mo fẹ́ gbìyànjú láti tó tẹ̀lé ní òye. of what happened that day. ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ tá à ń sọ yìí. the song they were singing. orin tí wọ́n kọ. the hand. òní pé ọwọ́. that saves the believer tí ó gba onígbàgbọ́ là. is in heaven. ó wà ní ọ̀run. is from heaven. láti ọ̀run ló ti wá. idols are useless. àwọn òrìṣà wọn ò wúlò. no idol can save. kò sí òrìṣà tó lè gbà. idols are useless. àwọn òrìṣà wọn ò no idol can save. kò sí òrìṣà tó lè gbà. clapping. wọ́n pàṣẹ shouting. wọ́n kọrin. singing. wọ́n kígbe. that's how everybody march to worship. bí gbogbo wọn ṣe yan lọ síbẹ̀ rí. and for a matter of other Christian churches who were other Christian Pentecostal churches who were closing service in the morning saw us bí wọ́n ti yan lọ àwọn ilé ìjọsìn ní tó jẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹlẹ́rìí. they kept joining they kept joining. àwọn náà bẹ̀rẹ̀ sí kí wọ́n. when they heard that your brother had been kidnapped. nígbà tó gbọ́ pé ti di arákùnrin. they kept joining. wọ́n dára pọ̀ mọ́ wa. it will become a huge club. títí ó fi di ẹgbẹ́ ògùn ńlá. and the were singing. gbogbo wa ti kọrin. I am going to sing the song the bank. orin tí wọ́n kọ nígbà náà wò wá kọ́ báyìí. stand up. ẹ dìde. amen. amen. Set yourself three three o oh, three three. Ẹ múra yín ní mẹ́ta mẹ́ta. Three three. Mẹ́ta mẹ́ta. And then you will start clapping. Ẹ wàá bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́. Not gentle clapping. Kì í ṣe àtẹ́wọ́ díẹ̀. Really really serious violent clapping. Àtẹ́wọ́ kíkan kíkan ni. Let me hear the clapping to start with. Ẹ jẹ́ gbọ́dọ̀ ṣe pàtẹ́wọ́ náà. Amen. Amen. Àmín. Báwo ni ìjọba? ẹsẹ̀ ṣe yìí agree èyí tí kò kó kò kó yìí. can you now clap. pàṣẹ wọn báyìí. amen. àmín. the song we were singing. orí tí kọ nígbà náà. ọ̀wọ́ tí kò ní ìsàkọ́n bẹ̀rẹ̀ ọ̀run. kò sóòrì sá kò fi sá kò lè kò sóòrì sá. ọ̀wọ́ tí kò ní ìsàkọ́n bẹ̀rẹ̀ ọ̀run. kò sóòrì sá kò fi sá kò lè kò sóòrì sá. ọ̀wọ́ kò ní ìtàkọ́ bẹ̀ lọ́rùn. Òjò ìjà òrìṣà kò lè sọ nígbà. Òjò ìjà wọ́n ti kò ní ìtàkọ́ bẹ̀ lọ́rùn. Òjò ìjà òrìṣà kò lè sọ nígbà. Òjò ìjà wọ́n ti kò ní ìtàkọ́ bẹ̀ lọ́rùn. Òjò ìjà òrìṣà kò lè sọ nígbà. Òjò ìjà wọ́n ti kò ní ìtàkọ́ bẹ̀ lọ́rùn. Òjò ìjà òrìṣà kò lè sọ nígbà. Òjò ìjà wọ́n ti kò ní ìtàkọ́ bẹ̀ lọ́rùn. Òjò ìjà òrìṣà kò lè sọ nígbà. Òjò ìjà wọ́n ti kò ní ìtàkọ́ bẹ̀ lọ́rùn. Motorita, Motorita, Mole Vanilla, Motorita, Motorita, Mole Vanilla, Motorita, Motorita, Mole Vanilla, Motorita, Motorita, Mole Vanilla, Motorita, sit down now. Amen. That was exactly how we approached them. Bá a ṣe tọ̀ When they saw us. Nígbà tí wọ́n rí They fled. So He portrayed the idol people. Ó bá And I could still remember what he said. Mo Kings can be very clever. Said ha. Ah. This town, everybody is free to practice their religion. The man was just preaching and going back. ọkùnrin yìí ó kàn ń wàásù ó sì máa ń lè lọ. enter your shrine. kò wọ ibi ojúbọ yìí. ṣe no. Bẹ́ẹ̀ ti máa fa to just go ìsìn. Ẹ bá ti fààyè gbàgbọ́ kan máa bá tilẹ̀ lọ. If somebody is talking and you don't like what he's saying. Èèyàn kan máa ń sọ̀rọ̀ tí ó ti sọ òjò mọ́ nílé. You just kiss at them and walk away. Ẹ kò ṣe sí ẹ, ó sì máa bá ti yín lọ. There no need to fight. Kò ní ìlòkó tẹ máa jà tó. I don't want to see this kind of thing again. Èmi ò fẹ́ rírun kan báyìí kó tún ṣẹlẹ̀ mọ́. You can go. Ẹ lè máa lọ after we left the palace. our brother delivered. alákùnrin wa ti an impact made. by our next crusade. many of these people. ọ̀pọ̀lọpọ̀ nínú neither worshippers. àwọn abọ̀dìṣà wọ̀nyí. they ran to come. wọ́n on the body of Zechariah tàbí àgọ́ ara Sakaraya. Their power. Àwọn agbára wọn. Had no power. Ní ipá. On my body. Ní àgọ́ ara mi. Evil power. Agbára ibi. Has no power. Wọ́n ní By the power. Nípa agbára. In the blood of Jesus. Can you shout that three times? look at these scriptures. Ẹ wá wo àwọn ẹ̀sìn ọlọ́run wọ̀nyí. So that you can understand what we are talking about. Bí òye o tá a kó ba lè yé yín. In first Peter three thirteen. Ní inú ìwé Pétérù kìíní orí kẹta ẹsẹ̀ kẹtàlá. First Peter three thirteen. Ìwé Pétérù kìíní orí kẹta ẹsẹ̀ kẹtàlá. First Peter three thirteen. Ìwé Pétérù kìíní orí kẹta ẹsẹ̀ kẹtàlá. Listen to what he says. Ẹ gbọ́ nǹkan tó wí. And who is he? Sani that will harm you. If ye be followers of God which is good. Who will see that will harm you? Sani yóò sì ṣe yín ní ibi. If ye be ẹ̀yin the followers of that which is good. Bá jẹ́ onísara sí ohun rere. So beloved torí ní olùfẹ́ you don't want to be harmed ẹ ò fẹ́ kọ́ pa lára. be a follower of things that are good. ẹ ní ìtara sí àwọn ohun rere. Isaiah 54 17. Ìwé Isaiah orí kẹrìnlélẹ́ àádọ́ta ẹgbẹ́ We all know very well. Èsì gbogbo wa mọ̀ dáradára. That no weapon. Ó ní kò sí ohun ìjà. No weapon. Ó ní kò sí ohun ìjà. That is from against thee. Àti àṣe tí ọtí yóò lágbára. And every tongue that arises against you in judgment. Shall condemn. This is the heritage of the servants of the Lord. And their righteousness is of me. Láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti the Lord. Ni Olúwa wí. That is scripture. Eléyìí ni ìwé mímọ́. Saying the same thing. Ó ń sọ nǹkan kan náà. Their power to really have no power over you. Èmi tòótọ́ agbára wọn kò yẹ kó ní ipá lórí rẹ. Psalm one oh five. Ìwé orídàpè karùn-ún dé ní ọgọ́rùn-ún. Verse fourteen. Ẹsẹ̀ kẹrìnlá. You should know that scripture too. Ó yẹ kẹ́ mú ẹ̀sìn Ọlọ́run bákan náà. It suffered no man to do them wrong. Yes, he reproved kings for their sake. Saying, Touch not my anointing. And do my prophets Noha. Mark 16. Verse 18. Says this very clearly. These signs shall follow them that believe. Now they shall take up serpent. And if they drink any deadly thing, it shall not hurt them. They mistakenly drink any deadly thing. Wọ́n bá ṣèṣì mu ohun It's an alphabet. Not people are trying to serve God, no. Èyí ti àwọn tó ń kì láti dán Ọlọ́run wo. Not that. Èyí ti irúfẹ́ àwọn ènìyàn Not that funny man at Ìbàdàn Zoo. Èyí ti ọkùnrin tó ní ìlú Ìbàdàn ni. whose name I think was Daniel. tó dà ẹ́ orúkọ rẹ̀ fẹ́ jẹ́ Daniel. and he decided to go and jump into the lion cage by himself. láti lọ sínú àgò tí wọ́n fi kìnìún sí. nobody threw him in he threw himself in. kò sẹ́ni tó sọ síbẹ̀ fún ara rẹ̀ ló ju ara rẹ̀ síbẹ̀. the lion did not waste time. àwọn kìnìún wọn fà kókó ìṣòfò. tọ́ yìí tó pìtì. wọ́n fà á lápẹ́rẹ́ pẹ̀rẹ́ ni. Psalm 91 verse 7. Orídàájú kọkànléní àádọ́rùn-ún ẹsẹ̀. You should know that one thing. O ìmọ̀ ilé ìbákan náà. There shall no evil befall you. Búburú kan yóò ṣubú lù ọ́. Neither shall any place come near that. Bẹ́ẹ̀ni àwọn márùn-ún kan yóò ṣubú lù ọ́. This is the Bible, I didn't write it. Ọ̀sìn ọ̀rọ̀ àwọn tí Bíbélì sọ lélẹ̀ kọ́ ni mo kọ́ wọ́n. Then you look ten like that we have read before. Akọni ìwé Luke orí kẹwàá ẹsẹ̀ kọkàndínlógún. Ṣé the old I you power? Òde tí èsì on serpents and scorpions. And over every part of the animal. And nothing. was sì sí. Any means, Any means Kí àṣìṣe tí yóò pa ilé ara. Ọ̀sìn. Nothing can be any means. you àṣìṣe tí yóò pa ilé ara. The first man was in that fire. Ọkùnrin tẹ́lẹ̀ wà ní inú iná. So the fire did not harm them. Nípa báyìí ló lágbára lórí rẹ̀. Jesus was in the boat. Jésù ó wà ní inú ọkọ̀. Although the boat was filled with water, he didn't sink. Ó jẹ́ pé ọkọ̀ yìí kún fún omi bẹ́ẹ̀ kò rì. Because Jesus was inside. Nítorí pé Jésù ń bẹ nínú rẹ̀. We are beginning to understand one of two things. Òye nǹkan kan sí méjì ó ti yé wa báyìí. You can pour water. Ẹ lè dá omi on the back of a duck. Lórí ẹ̀yìn pẹ́pẹ́yẹ. All day. Ní gbogbo ọjọ́. Just the duck does not get wet. Síbẹ̀ pẹ́pẹ́yẹ yìí ara ò ní The water does not get inside the duck. Omi yìí kò ní wọ ara pẹ́pẹ́yẹ lọ. We can be insulted. Wọ́n lè rí wa sí. We can be attacked. Wọ́n lè gbókun sí wa. People may cause trouble on us all day. Àwọn èèyàn lè fa wàhálà pẹ̀lú wa ní gbogbo ọjọ́. We must get to a place where those things although it is happening, do not affect us. Aláṣẹ tí oríta pé kó tẹ̀ tọ̀ wọn kan wọ̀nyí lágbára síbẹ̀ wọn kò lè ní pálí wọn. We get to a level. Allah Aláṣẹ tí oríta náà. Where attack is like you falling water um, um, duck and it's not even getting to us. Nínú ìṣẹ́jẹ́ pé ìgbógun tì a dàbí bàtà da omi sí ẹ̀yìn pẹpẹ yẹn. We must be like that sheep in the water. A láti dàbí ọkọ̀ tó wà lórí omi. But the water is not in the sheep. Ṣùgbọ́n omi yìí kò sí nínú ọkọ̀. But once the water begins to get inside the ship, Èmi kété tí omi bá bẹ̀rẹ̀ sí wọ inú ọkọ̀. The ship will go down. Ọkọ̀ yìí á rì. tó bá yẹ pé o ti kú and your life is hid with Christ in God. àbùsí ayé rẹ pamọ́ pẹ̀lú kristi nínú ọlọ́run. then Satan cannot upset you until he upset Jesus first. ní bàbá yìí sátani ò lè mú ọ bínú àti tó bá kọ́kọ́ mú ọlọ́run bínú. Too many Christians have a leak in their ship. Ọ̀pọ̀lọpọ̀ kìsẹ́ ló ní ọkọ̀ tó ń jò. That's why trouble creeps Ìdí rẹ̀ lé sí ìṣòro fi ń yọ wọlé. But if you are crucified the flesh. But when you can aramu àgbélébù. a dead man. O ti jẹ́ òkú ènìyàn. You cannot upset a dead man. O lè mú òkú bínú. You can curse. O lè jésù. You can rage. O lè bínú. You can punch. O lè pọ̀yàn lẹ́sẹ̀. As much as possible. O ti ṣe wọ̀. But the dead man remains calm. Mú òkú ènìyàn á farabalẹ̀. And cool. Á sì farabalẹ̀ rẹ̀ á tutù. In every case. Many cases gbogbo rúkèrúdò many times lọ́pọ̀lọpọ̀ ìgbà I've asked my driver to park. Mo ti sọ fún ẹni tó ń wa ọkọ̀ mi pé kó pé ọkọ̀ sẹ́yìn. And allow some people at the back to park. Ó sì jẹ́ kí wọ́n tó wà lẹ́yìn wa ọkọ̀ já. For the speed their aggression their use is like. Nítorí pé wọ́n ti ń sáré àti pa àtòkù wọn jẹ́ kọ́kọ́ já A dead man does not have any right. Ẹni tó bá ti kú kò ní ẹ̀kọ́ kankan. How many people have ever visited the dentist here? The dentist will deaden your gum with and with uh, anesthesia. Àwọn oníṣègùn òyìnbó tí wọ́n ń tọ́jú eyín ènìyàn yìí, wọ́n á jẹ́ pé tó mú eyín yìí ró. Wọ́n They remove the tooth and don't feel a thing. Ní bàbá yìí á yọ eyín kò ní ẹni rẹ̀ òsì ní bàbà yọ. The time lies against a living man. Tó bá kúrọ́ mú àlàyé ènìyàn. He will groan, he will rage. Á kérora crumble, It's intrinsic because it's alive. But this will tell lies against a dead man. Tó bá kúrọ́ mọ́ He remains calm. Cool. Connected. You can have peace whatever storm surrounding you. Nínú ìṣìjó tó bá yí ọká, o lè ní àlàáfíà òun ìsinmi. First Peter three thirty two, who can harm you? Ìwé Pétérù kìíní orí kẹta ẹsẹ̀ kẹta láti ta ni ó pa yín lára. It should be followers of that which is good. Bí ẹ̀yin bá di onítara sí ohun rere. So first point. Náà kókó kìíní. Follow that which is good. Ẹ máa tọ òkú dalẹ̀ ẹ̀ ní fún ohun rere. Second point. Kókó kejì. Say, were three men not thrown into the fire? Àwọn èèyàn mẹ́ta kọ́ la sọ sí inú Now I see four men that man looks like the Son of God. Ìrírí ẹni tẹ́ni ó dàbí ìrírí ọmọ Ọlọ́run. Let Jesus walk with you. Jẹ́ kí Jésù bọ̀ kẹ́gbẹ́kọ̀ tó bọ̀ ọ̀run. He would be. Wà pẹ̀lú Jésù. As fast as you are close to him. Níwọ̀n ìgbà tó bá súnmọ́ pẹ́kípẹ́kí. They need to first of all deal with him before they catch you. Ó yẹ kọ́kọ́ fojú Jésù wọn màá bọ́ kó lè kọ́ rí ọmú. But if you are far from him. Ṣùgbọ́n tó will walk further away from you. And so we allow them to rubbish our mess up. Nípa bá a fẹ́ kí wọ́n ṣe Because you are far. Nítorí kò jìnà sí i. The closer you are. Bó ti súnmọ́ tó. To the source of power. Bó ti súnmọ́ orísun agbára tó. The more powerful you are. The farther you are. Bó ti jìnà sí i. The less powerful you are. Bẹ́ẹ̀ ni That's key number two kókó. Ìṣe number one, the followers of that religion. Uh, Kọ́kọ́rọ́ nobody can harm you. Number two, ensure that you are walking with Jesus. Number three. Be crucified with Christ. Let Mr. Flesh die in your life. When kí ọ̀gbẹ́ni ara kó kú is dead, death. Nígbà tí ọ̀gbẹ́ni Nothing can harm you. Nothing can harm you. Òsì òun náà tó lè pa ọ́ lára. On whose body? Lára àwọn the fire had no power. Ẹni tí iná náà lé agbára. On whose body? Lára àwọn witchcraft had no power. Tí àjẹ́ kò lágbára. On whose body? Lára àwọn. Familias too have no power. Ẹ̀sìn ẹ̀mí èrè kò On whose body? Lára can ara. Translation have no power. On whose body? Lára àwọn. That which cut part of your in-laws have no power. On whose body? Lára àwọn. The fetish power has no power. On whose body? Lára àwọn. The agenda of the enemy has no power. Ìpinnu ọ̀tá kò lé agbára. That madam lè dín dín service now. Bí àfihàn ó lè wà nínú ìsìn báyìí. They promoted her. Wọ́n gbé e ga from where she was. Láti ibi tó wà. Five steps higher. Ní ìlọ́po márùn-ún ga ti yẹ lọ. So now become the head. Ó wá di ọ̀tá pátápátá the day he was promoted. Lọ́jọ́ tí wọ́n gbé That jáde, the man who first is to be there. Ọkùnrin tó the pé òun ni kò náà tọ́ Went to the woman. What's tún obìnrin yìí lọ. Children of darkness can be very bold. Àwọn ọmọ òkùnkùn wọ́n lè for ìfòyà tó bẹ̀rẹ̀. Madam ìyá You have used your bottom power to get this food. But you will not stay there. Bó o lè pẹ́ ń bẹ̀. It belongs to me. Ṣé mi ni? Do my friend, God has put me there. Nínú bá ń fèsì tí ọlọ́run ló fi mí síbẹ̀. Àti kò gírí testimony my church mo jẹ́ kí jẹ́ mi. Ohun tó lọ What else is I wait and see? Ó da One day she was walking in her office. Lọ́jọ́ kan ó bá ń ṣiṣẹ́ nínú ọ́fíìsì rẹ̀. At Marina. Ní Marina. Not Bush kìí ṣe inú igbó. not the back of fresh. kìí ṣe ẹ̀yìn ní ìlú àdúrà. not in the forest. kìí ṣe nínú igbó dídì. was working I was working on the on the top floor. ní àjàkẹta ní ìlú lágbègbè marina ló ti ń ṣiṣẹ́. Like she normally does when she wanted to walk. She removed her shoes and put it to one side. All of a sudden, she said that something cold was around her leg. She looked bá wọlẹ̀ it was a python. Nobody bá rí i pé ìtìlá the thing was already wrapping around her leg. so she pressed the bell. nípa báwo bá tẹ she pressed the bell. ó tẹ aago. and the messenger came in. ẹni tó ń a man. ìyẹn ọkùnrin. and it was him like this. bẹ́ẹ̀ ló bá ń fọwọ́ sí àpèjúwe àpèjúwe tó ń tọ́ka sílẹ̀. he should come and wo tó wà nílẹ̀. and the messenger did. ẹ tó ń pè ránṣẹ́ bá náà bá yí ló bá wá wò ó. he saw this happen. ló bá rí èdè yìí. he fled. ló bá sá lọ. dáńgì bá wà. ló bá palẹ̀ kúndé. this madam. arábìnrin yìí. who understands the message I'm speaking. tí ò yé ọ̀rọ̀ ọlọ́run tí mò ń sọ fún ìyé. looked at the python. Ló bá wo ejò yìí. And said by the power. Ló bá sọ pé nípa agbára of the God of Elijah. Ti Ọlọ́run Elijah. Be electrified. Pé kí iná ó pè ọ. Be roasted. Yan pẹ́. Kò sí changes in the high voice of the snake switching around as he spoke. Ó bá yí pé ojú ejò ó yí padà bóun ti ń sọ̀rọ̀. And he said fresh out. Ní ejò bá nà tuntun. He just died on the floor. Ó sì kò sí ilẹ̀ lẹ̀ níbẹ̀. Upon whose body? Lára àgọ́ ara. The type of no power. Agbára ìjòlá kò agbára. Rise to your feet now. Ẹ dìde lórí ẹsẹ̀ yín báyìí. And all eyes closed. Gbogbo ojú sì wà ní dídì. You need to cry to every. Ó yẹ kẹ́ You must become a piece of corn inside the bottle that the cock cannot touch. Ó yẹ kẹ́ wá di wóró ìgbàdo tó wà nínú ìgò tí adìyẹ ò lè jẹ. There is sin but cannot touch it. Ó rí ìgbọ́wọ́ rẹ̀ ò lè kàn. You must become the man or woman who refuses to die. O láti di ọkùnrin tàbí obìnrin tó kọ̀ láti kú. You must become a problem to your enemy. O láti di ìṣòro sí ọ̀run ọ̀tá rẹ̀ A mathematic sum that they cannot decode. Ìṣirò tí wọn ò lè rójútùú sí. This is why you need to cry to the heavenly. Ìdí rẹ̀ yẹ kó láti ké tuntun sí àwọn ọ̀run. Ìṣòro láti ti pa. Tó bá wọ̀ ọ́ ò lè pa. Bọ̀bọ̀ tó ń tó understand. Ṣùgbọ́n fún àwọn tó yẹ yé. If you pray this prayer and you lose your voice. Tó bá gbàdúrà tó rẹ̀ fi ibẹ̀ há. It's worth it. Ó tó bẹ̀ ó sì bẹ́ẹ̀ lọ. It's worth it. Ó tó bẹ̀ ó sì bẹ́ẹ̀ Can you shout this loud and clear? Ìyá mi wí ilé lóhùn tó dágbára. That cannot be mocked. Yóò jẹ́ tẹ̀gbọ̀n. Fall upon me now. In the name of Jesus. Whose body. The fire has no power. Iná náà kò ní Jesus' name we pray. Father, Baba, we are here à ń bẹ many of the children. púpọ̀ nínú àwọn ọmọ yín. they are tired of being tired. sísú sú wọn and sick of being sick. àárẹ̀ káàárẹ̀ bá many of the children. who call àwọn ọmọ yín. in Part of the fact that you said oppression can be far. ṣé ẹ̀jẹ̀ sọ pé ìnira yóò jìnà sí wọn. but they notice oppression is actually very near. síbẹ̀ wọ́n rí pé ìnira ó súnmọ́ wọn. it is the next day neighbor. next door neighbor. ọ̀tá tó wà ní ilé kejì wọn ni. father will come before you. a tọ̀ yín wá báyìí. I ask. Mo béèrè. For divine immunity. Fún àjẹsára tó ti òkèrè wá. I ask. Mo béèrè. For divine courage. Fún ìgboyà tó ti òkèrè wá. I ask. Mo béèrè. That you put your children inside the envelope of the God of Elijah. The envelope of fire. In the name of Jesus. Beginning from now. Power to pursue your pursuer. Power to become a terror to the kingdom of darkness. Receive that power in the name of Jesus. Receive that power in the name of Jesus. Receive that power in the name of Jesus. Receive that power in the name of Jesus. Receive that power in the name of Jesus ní orúkọ Jésù. Beginning from now. Any weapon or arrow fired against you. Ohun ìjà Shall backfire in the name of Jesus. Thank you, Lord.